إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرجو فون الله سبحانه وتعالى تي ó ṣe nírọ̀n fún wa láti pé ká bàbára ìwá ẹ̀kọ́ ẹ̀sìn ìwá ìmà nípa ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀pẹ́lá ńlá ni pẹ́rọ wọn bó ṣe wá nínú àwọn tó ń wò pé à kí la fẹ́ lọ kọ́ sọ́rọ̀ tawhid in tó ṣe pé láti bí ọdún mẹ́wàá sẹ́yìn nísìnyí lòun ti gbé tírà tawhid káyìn so àbí à ọ̀rọ̀ tàwàhídì ó ti yanjú láti bí ọdún márùn lọ́dọ̀ òun sẹ́yìn so wọn nídìí gbogbo àwọn nǹkan báyẹn ma so adúpẹ́ kó ṣe pé tó ṣe pé bí àwọn ìdìgbò sí ń bọ̀ gbogbo bí wọ́n ṣe rálí àwọn èèyàn so sájẹ́ndà àwọn gbogbo àwọn tán ti ní àwọn partners tán ti jọ partner pọ̀ pé mọ́wọ́rí àkọ àwọn ọmọ wa wọ́n dìgbò fún yín so adúgbò fọ́nà ọba pé àwọ̀ òsí lára wọn so dábí pé tí ó fi wá bùkátà pé ká mọ́ wá júwe sàlàfíyà pé 1919 so that ìgbó lè lọ ìgbó lè ṣeéṣe oye a sì lè rí èyàn ó lè rí bí ọ̀nà lọ níbi gbogbo àwọn nǹkan tí èyàn fẹ́ dánwò adúgbò fọ́nà ọba pọ́lọ̀ ọba òsí wá báyò orí ńlá ni pé à ń wá mọ̀ nípa tawhid gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ gbà wáyànjú rẹ̀ nípa eléyìí ibẹ̀ ni ó ti dá fún wa kìí ṣe bí pé káwá máa jáde pé politics yọ àwọn náà gbọ́dọ̀ débẹ̀ o wàlékún sáàtù lápàtù so gẹ́bà olùmọ́ sí sàlàyé fún wa pé ibi tó rí yóò ti wá fún wa náà ni pé ká gbárùkù tẹ̀sí ọlọ́run ọba ká sì gbìyànjú ká máa sì gbìyànjú lórí àtẹ́síyà wà tàrbíyà so ká máa fọ́ra wa bẹ́sẹ̀ kan náà àtàrbíyà kátùmọ̀ wá ríra wa lórí àwọn nǹkan dáadáa kìí pé eh, ibi ìgbò ní gbogbo ó ti wá yanjú ara so ilé orí láńlá ni pé kíyàn mọ̀ yìí lè pé process ni gbogbo nǹkan láyé so èyàn kọ́kọ́ kọ́ta wàhídì náà ah, mi ò fi masala fìkìyà ni ma ń mara tèmi ń ṣe rárá sára ò bó ti yẹ kí so ó ní tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó fi bí fún yẹn nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ oríire oríire pé ìre ìrera yẹn lórí ojú ọ̀nà yẹn so kí yẹn má gba shortcut pé náà àwọn tí wọ́n tí wọ́n pe sàlàfíà 1990 so in tó bí gbogbo ohun tó fẹ́rẹ̀ ní pé shortcut wọ́n ti pa àwọn ọ̀nà yìí dín so ẹwọ́ bàbá àwọn bàbá fàúzà nìna kí yẹn má ka fatul majid ah fún 15 years kọ́ ni ọdún mẹ́wàá kìí ṣe nǹkan kékeré o láàrin ọdún mẹ́wàá èèyàn gómìnà bá bẹ̀rẹ̀ sí rálí àwọn èèyàn tí a bá dá pátì ilẹ̀ tí a bá rálí àwọn èèyàn kí èèyàn máa pín ṣúgà máa pín gàrí fáwọn èèyàn so láàrin ọdún mẹ́wàá èèyàn wà rí tó yàn 5000 5000 kéré fa èyí téyàn ó rí nínú àwọn èèyàn ìgbà tí yíò wà fi lẹ́yìn ọdún mẹ́wàá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn pátì téyàn rí gan lónìí ìgbà mélòó ní ìgbà ó so láàrin ọdún mẹ́wàá but ah, ọ̀gá pàtàkì mọ̀lìdì ń gáwà jókòó tí ah nù ara ọ̀ so gbogbo tẹ́ ń rí náà nìyẹn pé wọn ò ní sùúrù wọ́n fẹ́ gba shortcut so wọ́n sì rò pé ọ̀nà yẹn òun ni ó gbá wọn dé bí káwọn fi rí ìjọba dé torí pé mùsùlùmí làwọn àwọn tọ́ sí ìjọba ọlọ́wọ́ bẹ́ni kankan sí àdéhùn ilé yìí ọlọ́wọ́ bẹ́ni kankan sí àdéhùn ilé so ilé jẹ́ nǹkan tí ó jẹ́ oore tí a ń búrọ̀ mọ́ dúpẹ́ fọ́lọ́wọ́ bá fún ẹ̀ tó búrọ̀ jẹ́ kó bọ́mọ̀ lọ́wọ́ nípa àwọn dùrúsù tawhid àwọn ìjòkó tawhid kò bọ́ èyí wọ́n gbọ́dọ̀ mọ́ wáyán tí láwọn ìjòkó tawhid wọ́n sàlàyé tawhid wọ́n wá ń wọ́ ọ̀tí ibi tẹ́ tí ń sàlàyé tawhid wọ́n wá ń wọ́ ọ̀tí wọ́n wá ń sójòkó pé bó ni ó ṣe dá fáwà mùsùlùmí náà nípa ọ̀rọ̀ ayé ìwọ ló wá kọ́kọ́ dé <laughs> àfẹ́ ìdí pé nǹkan ti dàrú fún ẹni bẹ́ẹ̀ so wọ́n ń sí ìjòkó tawhid pé ah, wọ́n ń kẹ́kọ̀ọ́ sharul nawaqil islam ẹ̀ẹ̀kan láàrin oṣù mẹ́ta ló yọjú wọ́n sì jọgbé pẹ́tẹ̀ wọ́n ti ẹ̀fẹ́ empower àwọn mùsùlùmí náà but àwọn sẹ́ẹ̀kì ní wà sọ́rọ̀ ń bẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ ń pa pé kí ló kàn fáwà ní mùsùlùmí náà ipò wa ojúṣe mùsùlùmí nínú gbò tí ń bọ̀ ọ̀yẹ̀ nígbàtí wọ́n ń sọ ìwọ náà kọ́kọ́ ìwọ ló kọ́kọ́ dé ìwọ ló kọ́kọ́ gbálẹ̀ mọ́sálásí clean mọ́sálásí àpẹẹrẹ pé èèyàn mọ́ tó kàn nú gbèsè ayé yẹn ni honestly so ìjókòó tawhid wọn gbọ́dọ̀ máa wáyàn tí zammu ni àlébù ni àlébù ni ẹni tí yẹn bá tó bá yẹ pé ìgbàtà ń kọ́ tawhid tẹ́ni yóò bá ti sí pẹ̀lú yẹn nígbà yẹn ni yóò wọ́n ti gbàtà ń kọ́ tawhid kò sí ń bẹ̀ ìgbà tó wá di pé bóyá àwa parí sáwọn àwọn àpì ìsáwọn àwọn mú tí a fi kiri àwọn fàwá ìdí ma wá jọta fa ó yẹ kí ẹ̀mà kẹfẹ́ sí rọ ẹni bẹ́ẹ̀ so in ti ṣe gbogbo àwọn steps yìí ni ó ma purify àwọn èèyàn òun ò lẹ́mìí gbogbo àwọn tàwí tí wọ́n kọ́ gbogbo ẹ̀ alóhun fẹ́ ma kéwú òun fẹ́ ma kéwú òun fẹ́ gbogbo àwọn pé òun fẹ́ ma òun fẹ́ ma lúgà òun fẹ́ ma hadith hadith ẹ̀dàkùn hadith ló ń fẹ́ òun náà hadith ló ń fẹ́ specialize ní ah ẹni tí ò tí mọ̀ Kùránì ká tí fẹ́ specialize ní hadith hadith yẹn náà lòun nífẹ̀ẹ́ pé yìí ló ń fẹ́ mọ́ àdífì nìkan náà ló ń fẹ́ mọ́ kọ́nsìn pé kí ah shortcut nìyẹn o so tawhid kó galẹ́mi wa gẹ́ kí èyàn máa kọ́ àwọn èyàn kí èyàn máa kọ́ àwọn èyàn ibi tí tàbí ó ti máa wá díẹ̀ díẹ̀ ẹ imagine ẹwọ ẹwọ àdúrà àwọn èyàn táwọn bí báyìí tẹ́nìkọ̀ kan bá ti alàlà on average tẹ́nìkọ̀ kan bá bímọ márùn ẹnìkọ̀ kan bímọ márùn àbí àwọn àárẹ̀ àwọn ọmọ yẹn lórí tawhid ẹ wá imagine tó bá yẹ pé báwọn èèyàn sí wá ń ṣe nìyẹn wọ́n táwọn ọ̀daràn tí ń yíjú àwọn èèyàn lọ sí wípé à ah, politics ni ó fi dá fún yíò àwọn ọmọ táwọn sọ pé politics yẹn ní pé kẹ máa ń ṣe politics ní pé wọn ò nífẹ̀ẹ́ yìí ni wọ́n fẹ́ bọ̀ láti wọ́n jẹ́ ọ̀la ara wọn náà fẹ́ bàjẹ́ sòtórí ọ̀la tó nítumọ̀ ní ọ̀la èyí tó ń bẹ lọ́dọ̀ ọlọ́mọ̀bá so wọ́n ni wa kadhalika mina shirki al-khafi sheik fazan ní nínú àwọn ẹbọ tó pamọ́ an yurida bi an insan bi amalihi dunya ele ṣe pàtàkì yawon in tan so yi kò ṣe pé iṣẹ́ tẹ́yàn ń ṣe ayé lèyàn fi ń wá àwọn iṣẹ́ tẹ́yàn ń ṣe àwọn sẹ́ẹ̀sì tẹ́yàn ń ṣe ayé lèyàn fi ń wá so bẹ́yìn ó ṣe rí ní dáwà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmí láyé ǹsìn ẹ pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ayé náà fi ń wá ayé ayé ayé ayé náà fi ń wá bóò láti kọ́ ayé jọ ọkọ̀ bẹ̀m̀bẹ̀ àwọn gíní tí ó mọ sáà oríṣiríṣi oríṣiríṣi àwọn gíní tí ó ma sá ẹmọ ìkíní kan láti mọ́ kọ́kọ́ rí ní Nàìjíríà ní pàdáwà wa táwọn èèyàn bá fẹ́ ṣe lẹ́kítọ̀ tó má jókòó èyí tó gbé síwájú wọ́n gbé júùsì wáìnì gbogbo ẹ̀wọ́n tó lọ èmi wá wo táwọn àfáà súnà bá fẹ́ ṣe lẹ́kítọ̀ láwọn olómi kódà omi gan tipátipá lẹ́fì ní ìgbà mi júùsì bóun bá gbé júùsì hun síwájú lọ́dọ̀ ẹlòmí ẹ̀ ẹ̀ lálẹ́ òun ẹ̀wọ̀n pàfàlì ah, gbogbo àwọn nǹkan yìí fi hàn pé ìtàwọn èèyàn báwọn èèyàn sí ń ronú báwọn èèyàn sí gbéjú sí síwájú àfáà so bọ̀ tẹ́wà àwọn àfáà táà máa ń ṣe dáwà táà máa ń pípè ẹ̀ ní rí jùsì ẹ̀ ní rí kankan so gbogbo ilé ìrìnà fi ń yé wa pé ìtàwọn èèyàn fẹ́ àbẹ́lú àbí ká máa wá fi dáwà ká máa fi wáyé gbogbo ìgbà lórí Facebook ní bára ní kwà opportunity láti sọ̀rọ̀ owó báyìí pé ká ràn àwọn àfáà lọ́wọ́ so wọn yẹn ma ń wáṣẹ́ṣe ni yẹn ma ń wáṣẹ́ṣe ni yẹn ma ń wáṣẹ́ṣe ni wallahi yìí tọ́nà ọba bá dẹ̀ kọ́ fúnyàn ní rísìkì yóò báyàn lásìkò tọ́nà ọba ní yóò báyàn so ọlọ́wọ̀n bó bẹ́ni kẹka sàdéhùn pé o ti dé sálàfí ó dolówó ọlọ́wọ̀n bó bẹ́ni kẹka sàdéhùn rẹ̀ so kódà in tó ma ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ní pé in tó bá dó sójú ọ̀nà ọlọ́wọ̀n bá ọlọ́wọ̀n bó dànwò gan so ẹ gbogbo gbogbo táwọn èèyàn máa ń ṣe máa tọrọ lórí facebook máa ipò ẹ̀sìn kí ẹ máa fi kí ẹ máa fi tọrọ data máa tọrọ kílòkọ̀ rẹ̀ máa tọrọ pé kí ní pé àwọn àfáà ń gbìyànjú àkáǹtì wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ẹ máa sẹ́ndì ẹ sí so gbogbo lè yìí àwọn àlébùn o ẹ̀ kí ń gbà àwọn kátàwọn sẹ́kù mọ́gbìl máa ń sọ́ntí wọn ṣe gbogbo sọ pé a jẹ ikpe ká tó fi òdodo ilẹ̀ ṣe a jẹ ìpẹ̀ ká tó fi òdodo ilẹ̀ ṣe yẹn náà ma ń ní àwọn nǹkan ilẹ̀ mi ṣe yẹn kí yẹn náà ní àwọn nǹkan ilẹ̀ mi honestly táwọn ọmọ ìyá bá èmi nínà sí àkàn fún wa nípa ọ̀rọ̀ pé kò sí nǹkan tẹ́yàn bá bá ń rí àdánwò kìí ṣe pé bóyá torí owó àbí torí ọlá lèyàn fi ń sẹ́sìn ọ̀rọ̀ àbáyìí tí ẹ̀yìn búrọ̀ ẹ̀yìn búrọ̀ ní sùúrù gan wọ́n lákí ẹ̀mọ́ complete gan jù fáwọn èèyàn ah, kò sí nǹkan wallahi honestly dẹ́mùn torí gbogbo àwọn àfẹ́sìn gbogbo àwọn àfẹ́sìn yìí gbogbo ohun tí wọ́n tẹ́yàn mọ̀ wọn náà nìyàn pé kò sí kò sí àwọn tó tún wà àwọn èèyàn wọ́n tún máa ń dà fáwọn èèyàn ẹwọ́ bàbá bin báàzì mo gbọ́ ìtànkan nípa bàbá bin Baz recently wọ́n ní Sheikh bin Baz wọ́n ní nínú pé kí èyàn má wáyé mọ́ wọ́n náà ni tó máa wọ́n sọ̀rọ̀ kí èyàn má wáyé mọ́ sẹ́rẹ́ lómi in tó ń sọ ni pé sáàjì níná ti bá wá ní bí wà wà mọ́wọ́ bí bá ní wà mọ́wọ́ tọ̀ fílẹ̀ fẹ́ mi ara kò kéèsè bí àti máa ń ronú nìyẹn gbogbo lè náà wọ́n ń ṣẹlẹ̀ sáwọn sallallahu alaihi wasallam tí wọ́n wà bá sallallahu alaihi wasallam náà ah, alátẹ́dùn ọ̀lánà anábì ò ní bẹ́lọ́n fún wa ní orí ta wà ń bẹ̀ ní látàrọ ma náà fi anábì wà bínú anábì sallallahu alaihi wasallam bínú pé ah! òun fọ́nà bá búra pé àwọn tó síwájú yín wọ́n gbẹ́ kòtò fún wọn báyìí wọ́n dẹ̀ gbé sọ́ọ̀ sí wọn lórí báyìí wọ́n dẹ̀ sọ fún wọn kí wọ́n máa fi ẹ̀sìn ẹlẹ̀ wọn ò sí títí tí wọ́n fi gé wọn sí méjì anábì wa ní ọlọ́wọ́ bó ẹ̀sìn lọ́wọ́ ọlọ́wọ́ bó nídẹ̀ẹ́ nìkẹ́kẹ́ so débi pé obìnrin tí ó lẹ́ni kankan tí ó dáàbòbò yóò ṣe ìrìn àjò láti Sànáà dé Madina kò sì ní páyà ní kankan àyàfi Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so àwọn ṣẹwàrá ọ̀rọ̀ yìí àwọn sàhábà máa rántí rẹ̀ nígbà tó ọ̀rọ̀ padà dé ìgbà Umar wọ́n máa rántí gbogbo àwọn ọ̀rọ̀ nígbà tí ọ̀rọ̀ tó padà dé pé Ànábì sì ń sọ fún wa pé lalfaqra akhsha alaykum pé à ah, kèése ìjìyà ní bẹ kèése òsì ní bẹ̀rù fún yín anábì ma ń sọ fáwọn sọ̀hábà tán bá ń rí àkóòsí dájẹwa owó ẹlẹ́ anábì ó tún ṣe sùúrù fáwọn sọ̀hábà a ah, ní sẹ́sẹ́ rí ìṣẹ̀lẹ̀ yín bẹ̀rù àbí kèése ìṣẹ̀lẹ̀ bí ń bẹ̀rù fún yín yín bẹ̀rù pọ́lọ̀ so kíyàn nàsíhà ní pé kíyàn ní sùúrù kò sádẹ̀wọ̀n kankan tọ́lọ́wọ́n bá ṣe fún yàn pé wọ́n ṣe sàlàfíyà bó lówó àbí ó ní kẹ́ní kankan kò sí kankan mẹ́ kódà èyàn ṣe bẹ̀rẹ̀ àdánwò gangan nìyẹn so èyàn ṣe bẹ̀rẹ̀ àdánwò rẹ̀ kíyàn jẹ́ni tí ó ní sùúrù gan kíyàn jẹ́ni tí ó ní ìfà ìkóradúwà àti àti zood àti wárọ̀ tí wọ́n sì wá sí fúnra rẹ̀ ròyìn wọn pé wọ́n láwọn èèyàn táwọn yẹn bá wá bá wọn wọ́n ní sẹ́kùnrin bá sí ma ń kọ chẹ́kì bóyá bí wọ́n ní lápẹ̀rẹ́nsì bí 300 riyal fáwọn èèyàn pé kán lọ gba owó ń báńkì so bí bàbá sí ma ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ gba àwọn gba owó fáwọn tó lábùn ilmi so wọ́n gbogbo tán nínà wọ́n ma pè ní wọ́n ma pè ní wọ́n ma pè ní wọ́n ma pè ní wọ́n ní tó bá dé sọ́dọ̀ sẹ́kùnrin bá sí báyìí wọ́n ní kèrè lóòjọ́ méjì wọ́n ti pè fáwọn èèyàn àwọn tó ní bùkátà sí àtàwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n ti pè fún wọn tẹ́ wọ́n sì pín fún wọn tán tí wọ́n pé irú àwọn báwọn lóyẹ ẹwà ara wọn èèyàn lónìí àyín táwọn ṣe pé wọ́n kàn wọ́n họ́dí owó ni eléyìí ò túnmọ̀ pé ẹn pé ẹn tó bá ní nǹkan náà kó máa Imam Ahmad ń sọ pé ah òun dúpẹ́ fọ́lọ́run lórí lórí fákùrí pé òun tóhun bá fi ní owó kọ́lọ̀ bá kó gbẹ̀mí àwọn ẹni wọ́n ní táwọn bá fi lówó kọ́nà bá kó ṣe kí ní kó gbẹ̀mí àwọn ni táyé yóò bá fi hàn sáwọn ẹ̀rẹ́ lómi náà pé tí ó bá sí nǹkan ó yà wọn bá ń jẹ́ wọ́n wá ṣe kọ́kọ́ kí ló dé wọ́n wá ṣe kọ́kọ́ wọ́n wá ṣe jágbàjàgbà ẹlòmí kọ́lá yóò tún fẹ́ jẹ́ kán mọ̀ yóò ọ̀tọ̀ níbi tí ó wọ̀ fìlà sí ọ̀tọ̀ ní aṣọ tí ó wọ̀ pé lè o so ara so nínú pé nínú kàmáàlì pé kéèyàn mọ́fẹ̀ẹ́ káwọn èèyàn gẹ́mọ̀ kíyàn gbẹ́kẹ̀lé lọ́wọ́ bá subhanahu wa ta'ala so kíyàn di ẹ̀míyàn pé ah orí ojú ọ̀nà tíyàn wà yìí kí èyàn ó jẹ ìpẹ̀ kíyàn tó kó lórí ẹ̀ wọ́n ní bàbá wa ń kọ bí kásà ní 300 fún àwọn so látara pé kíyàn wà yí ni so wọ́n kọ wọ́n ó wá kẹ wọ́n ní ẹnìkan wá wá bá bàbá àwọn ní ah, kẹ so wọ́n ní on lo sa baba baba bin so abi bas wa on wa fún so ẹ sì mọ̀ pé afọ́jú ni baba so wọ́n ko check fún wọ́n ní ba ton wa de ni ya de bank tó wá fẹ́ gbowó ẹ̀ wọ́n ní ìgbà tí ó ya fa ya tẹ́lẹ̀ wọ́n ní ìgbà tí ó gbà báyìí àwọn táwọn àbákẹ́ wà rí pé 3000 ló wà níbi check wọ́n wò pé bàbá ò kọ 3000 fẹ́ ká pé bàbá wọ́n nígbà tán pé bàbá pé ah ilé ní báàzì 3000 lẹ́kọ̀ 300 lẹ́mọ́ ń kọ fáwọn èèyàn ah, ah ní 3000 kọ́ làwọn kọ 300 làwọn kọ 3000 ah, lẹ́kọ̀ wọ́n ní káwọn bá ẹni tó sọ pé sí 3000 lọ́wọ́ ń bẹ́ 3000 ni wọ́n bí ah ṣé wọ́n ló yí padà bà tó yá olóhùn lòun yí padà sí 3000 àwọn mẹ́ta ní ẹ̀kọ́ ẹlòmí pé ah, a ti sọ náà

pàtírì fàtú àmọ́nà pàtírì yìí tó ṣẹlẹ̀ láàrin mi àti lágbájá wọ́n ṣe fi máa bí pé àwọ́ wá jẹ́ pé àwọn òun fi ìjẹ́rò kọ̀ọ̀kan tó tọ́ ṣíkọ̀ wá ní à ní pé kán fún wọ́n nítorí pé so ṣéèkì bá tọ́wà ní àkàkò fún ẹwọ láti tí rẹ̀ tí tàwọn ẹwọ́ bó ṣe jìnà só so gbogbo tí èyàn bá gbogbo ayé yìí tí èyàn ń gbà mọ́yà tí èyàn lè yìí wọ́lọ́ yìí tí ò ní tó mọ̀ in táwọn ẹlòmí ní tí wọ́n tún wá wọ́n ṣe dákò lọ́dọ̀ ara wọn so ó dọ̀wọ́ wa ká má gbogbo àwọn nǹkan tó máa ń bí tó fi ń di pé gbogbo àwọn nǹkan tí èyàn máa ń ṣe wọ́lọ́ ìmàsífàyé eh, ó kílẹ̀ ẹnu dáwà àwọn àkọwàlù musulmi àtàwọn àtàwọn amalgamators náà pé àwọn yán ṣe dáwà àwọn wá ayé sámúsámú ni tó kíyàn bẹ̀rẹ̀ ọ̀nà ọba gẹun èyàn gbọ́dọ̀ tí ìrìn alẹ́ lórí zood lórí bí èyàn ṣe ráyé sá indí àfi ma ń gẹ alọ́dọ̀ ọlọ́ọ̀bá ni tó kí sí pé àpé òun náà ó kàn lọ pé àwọn náà ń bọ̀ wá so wọ́n ni fa ya'malu 'amalan salihan wọ́n ni yíò àmọ́ sàwọn sẹ́lá dáwọ̀ wa huwa yuridu tam'a dunya ayé ló dẹ̀ fẹ́ rí ń bẹ̀ kama qala ta'ala gẹ́bọ́n wọn bá sì sọ pé man kana yuridu al-hayata ad-dunya ẹni tó wáyé gbáyé yìí ló ń fẹ́ o wa zinataha àtàwọn yòròyòrò rẹ̀ nuwafi ilayhim a'malahum fiha gbogbo àwọn sẹ́tò náà ń sin bẹ̀ á san lẹ́sẹ̀rẹ̀ láyé ayé náà làwọn náà ti fún wa hum fiha la yubkhasun wọn ò sì ní jàmbá wọn láyé yìí ulaika alladhina laysa lahum fil akhirati illa an-nar àwọn lẹ́n tó ṣe pé wọn ò ní lálkìyàmà yàfi náà ṣe wọn kẹ́ ayé yóò jámà kẹ́kẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá pé ókè sáyé lòun fẹ́ ó bàbàrà alkìyàmà mi so ọlọ́wọ́ bó fún ọlọ́wọ́ bó fún pé ayé òun náà ló fẹ́ àbí fẹ́ alladhi yatlubu al-ilma ash-shar'i gẹ́bí ẹni tí ń wá ìmọ̀ ṣẹ̀ríà li ajli dunya nítorí ayé kí á kíyàn ha kọ́rán ilẹ̀ jẹ́ mẹ́ta yìí ó jáwó so gbogbo eléyìí wallahi nínú àwọn kan tí ń kó báyàn so ẹ́sì mọ́ rí inú àwọn decision tẹ́lò mí mẹ́kì bẹ́ ẹni ló bá ń wáṣẹ́ kọ́rán ìsìnkú kan wọ́n ní fi wọ́n lẹ̀ kí wọ́n gbọ́n wọn mọ́ so gbogbo àwọn pọ̀tẹ́lù míì kò rí bẹ́ẹ̀ kíkún bẹ́ẹ̀ náà ẹlòmí tó ṣe pé ìgbà tó dòdó wá dé bá àwọn tí wọ́n tí àwọn ibi títí ń jẹ àwọn tó ti mú ọ̀dọ̀ àwọn ẹni ànú ni bọ́ sì ródòdó sì ṣe tán pé àkọ́dà àwọn okun bẹ̀ ni òun ò ní wọ́n ni wọ́n ni wa amma alladhi yatlubu al ghayra shar'i wọ́n ní tó bá yẹ pé ìmọ̀ tí èsì ma ṣẹ̀ríà ni wọ́n ní fala ba'sa an yata'allamahu min ajli al-hirfa kó kọ́ nítorí pé ó fẹ́ fi ṣiṣẹ́ so ẹwọ ẹwọ ẹwọ ẹ̀kọ́ èyàn ma níṣẹ́ lọ́wọ́ ni so èyàn ma níṣẹ́ lọ́wọ́ ni gẹ́ ma ṣe bí Imam abala tán ìta fi sàlàyé ìta fi kọ àkọlé abala yẹn ni pé ìta kórìíra nínú ìdáwà nínú uzla àwọn tá kórìíra àwọn kàtà kórìíra ẹni wọ́n bí mama ahmed pé ah, ẹnìkan fẹ́ dáwà pé kò fẹ́ ṣiṣẹ́ kankan pé ṣe lè ló dájú fún ní àdúkọ ma wájẹ mú fún àwọn fámílì ẹgbà ah, tó bá dáwà so kìí tún ṣe pé èèyàn tún sá èèyàn ń dínà sáyé kó ẹnu nǹkan tí ó tó ẹgbọ́n kan tán nàbí sallallahu alaihi wasallam sọ ni anẹ́bì ní ẹni tó bá jí so tó jí ní mọ́mìnì tó jí lẹ́ni tó sekí lẹ́ni tó ń dúpẹ́ fọ́nà ọba subhanahu wa ta'ala tó sì ní nǹkan ah gbogbo ayé ló ti wà lọ́dọ̀ sekí gbogbo ló ti wà lọ́dọ̀ rẹ̀ nǹkan tí ó tó fójọ yẹn ẹwọ̀n nǹkan tán nàbí sallallahu alaihi wasallam sọ bọ́tẹ́lùmí in tí next year bóòlù ọ̀hún ti ṣe next year ẹlòmíì tí ó tó fẹ́sẹ̀ kan bẹ lọ́dọ̀ rẹ̀ ee tọ́sẹ̀ ìbá kan o ọ̀rá jẹ́ àwọn pé agolo kan ni wọ́n sí ìgbà tó ti dé àgbogbo mọ́ sagolo mẹ́ta ìmọ́ mọ́ bankrupt ni o rárá so nígbà àwẹ́ tí ń súnmọ́ o ọlọ́run bá sì lọ́bọ́ olùpèsè wallahi Ọlọ́run subhanahu wa ta'ala lọ́bọ̀ olùpèsè so èyàn gbọ́dọ̀ níṣẹ́ téyàn ṣe so kíkàn sí pé kíyàn níṣẹ́ kíyàn níṣẹ́ gbogbo ránṣẹ́ tó dáa ó wáyé pé èyàn kọ́ èyàn ní bóyá èyàn kọ́ sí ẹnjìnírì ni ṣe èyàn kọ́ kílọ́kọ́ rẹ̀ ó kọ́ṣẹ́ kan nínú àwọn ṣẹ́ téyàn lọ skú kọ́ ni àbí kíyàn ṣe tó bá ti kọ́ tẹ́lẹ̀ àbí sẹ́mìnà nínú àwọn ṣẹ́ yẹn ni kíyàn ṣe so pé ẹ̀ ah, haramu ni ara tí o bá ti rí kẹkẹ tó sọ rí haramu kò sí ìrìnà tó sí ẹ̀yà bí ogun wọn á ṣe mechanical engineering wọ́n ni wọ́n tàgbó ní ṣẹ́yàn pé ó ti fẹ́ di pé ó ti fẹ́ di iṣẹ́ àwọn súnnà ni pé ìgbà oná ni wọ́n náà bẹ̀rẹ̀ sí àgbó ráì tó tẹ́má ti rí ọ̀tún tó ṣe súnnà pé àbò lágbó mú ni àwọn bẹ̀rẹ̀ àgbó mú ó kẹ́pọ̀ ní láti ẹ̀fẹ́ àgún mo bá fúró rẹ̀ ṣé wọn náà ti bẹ̀rẹ̀ sí ń ta tó ti bẹ̀rẹ̀ sí ń tàgún mu sọ so gbogbo àwọn kan báyìí pé kíyàn sí kíni kíyàn náà kó jẹ́ kíyàn jẹ́ni tó níṣẹ́ lọ́wọ́ bọ̀ kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ jẹ́ pòun ni gọ́yàyàn wọ́n ni min ajiyar hirfa wal mihna wọ́n ni lè yata ayyashi biha wọ́n ni lè hisab gẹ́bí kíyàn kọ́ mathematics kíyàn kọ́ fi ṣe kíni kó ma fi wọ́n ní wà sínáà àti iṣẹ́ ọwọ́ bàtà ló kọ́ ni ṣe rí gbogbo àwọn eré àwọn ẹlòmí ò pèfà ṣe rí àwọn ṣẹ́gidi ẹlòmí kọ́ but nítorí àwọn nǹkan tán ti rọ̀ mọ́sẹ̀hùn láwùjọ kò ní fẹ́ ṣe whereas kódà originally ga àwọn sẹ́yìn mú agajà àwọn nǹkan mí lọ ẹlòmí kọ́ mẹkáníkì ó kọ́ nǹkan pẹ́ ọ̀pọ̀ ah, ah, súnà tó wọ́n wá sí so afẹ́lú mi ó ti ní ó ti ní lẹ́mí pé gbogbo ẹ̀nà virtual virtual ilé iṣẹ́ online ńlá máa àwọn tí wà pẹ̀lú àwọn kìí ṣe ah, láìpẹ́ náà sí òun náà ṣiṣẹ́ iṣẹ́ online kan yóò yọ fóhun oṣù kan oṣù méjì iṣẹ́ ò so èyàn gbúrọ̀ ní tí ó ń ṣe ni o gbogbo tí èyàn bá máa ṣe lèyàn máa ń ṣe kíni lèyàn máa ń ṣe ní tó bá jẹ́ harari ẹwọ́n tán Nabi sallallahu alaihi wasallam sọ fún wa pé kí èyàn jẹun pẹ̀lú sí ọwọ́ èyàn ní kóhun ló ṣe kíni òun ló dájú nínú sí ọwọ́ èyàn nípa Nabi Ọlọ́run ọba Dawud tọ́nà ọba fún lọ́rọ̀ tó pọ̀ Ọlọ́run ọba fún ní ọ̀rọ̀ tó pọ̀ gan nífà tó yí pòhun ni Nabi Sulaiman jogún so òun tún máa ń ṣiṣẹ́ nínú sí ọwọ́ rẹ̀ pé iṣẹ́ ọwọ́ òun lòun fi máa fi jẹun so bọ́ ti gbogbo àwọn ìtẹ́yàn bá ti ṣẹ́rí ìtẹ́yàn fi gbọ́lọ̀ sọ́ra nìyẹn tẹ́yàn bá fẹ́ rin ojú ọ̀nà wárá àti zoe o ní máa múùfù pẹ̀lú àwọn tó nífẹ̀ẹ́ ayé pọ̀ ó ní máa lóhun ṣe zúdù kó wá ní wárọ̀ tó wáyé bá àwọn àrin àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n ògùn kan yínà ló mọ̀ wá pé gbogbo ìgbà pé nígbà tó bá lọ sóde kan lónìí wọ́n kọ́kọ́ pín àlá èyí tẹ́ kọ́kọ́ fọwọ́ lá náà wọ́n kọ́kọ́ pín lọ fáwọn èèyàn ní pé ìbè èyí tẹ́ fọwọ́ lá <laughs> <laughs> so ibi tí wọ́n náà ti wọ́n fẹ́ tó ti ń wo zúdù tó ń ka jíra zúdù díẹ̀ díẹ̀ tó ń gbé tó ń gbé ẹran tó ń gbé gbogbo ẹ̀ ọ̀nà òun pé eh ọjọ́ tó bá ti tèmi náà sẹ́mi náà wà ní ha wọn ní gbogbo eléyìí gbogbo bí tí ilé ayé ti máa ń bẹ̀rẹ̀ nìyẹn bọ̀ tí a bá ti dé àyàn pẹ̀lú pé ó fẹ́ máa ṣe zúdù àti wọ́n náà bọ̀ ọ̀dọ̀ àwọn èèyàn tó rí bí ìtẹ́ náà ló wà so tí nǹkan bá kàn ní tó bá ní hájà pé kò kàn wà pẹ̀lú àwọn ẹlòmínì kan but kò oh, possible kò máa ṣe zúdù àti wọ́n náà bọ̀ wà láàrin lọ́dọ̀ àwọn tó nífẹ̀ẹ́ ayé kò possible so èyàn gbúdọ̀ gbogbo iṣẹ́ tèyàn bá ní so kíyàn sí kíni kíyàn tẹ̀pẹ̀lẹ̀ máa ni o wọ́n lè wà lè kìtàbà ìkọǹkẹni so ìkọǹkẹni wọ́n ni yaqsudu bidhalika ayaqsula ala wadhifatin wọ́n ni gbogbo tèyàn bá kọ́ tó bá wọ́n ni fa hadha la ba'sa bihi kò sí nǹkan tó burú níbi kíyàn ṣiṣẹ́ wa huwa min al-asbab al-mubaha nínú àwọn nǹkan iṣẹ́ tí so kí ni pé wọ́n ní fọ́ọ̀mù báńkì iṣẹ́ báńkì ti jáde wọ́n náà gbà àbí ẹ̀ló mo ti bọ́ gba fọ́ọ̀mù báńkì kìíní o so wọ́n ní mo ti bọ́ gba fọ́ọ̀mù báńkì kìíní o pé à wọ́n náà wá tó bá ti wá dé wá fìlẹ̀ ìyá passport méjì tó bá ń bọ̀ wọ́n ló fi passport méjì sí so mùsùlùmí ò gbọ́dọ̀ jẹ́ má lò ó sí o má gbé ọmọkọ́mọ tí sọ́rọ̀ pẹ̀lú súnmọ̀ tó wọ́n ń o mọ̀ pàbúrò méjì ń bẹ lẹ́yìn rẹ̀ àwọn náà sì kàwé so má lo má díkò wá ní ara ọ̀ so gbúrú àwọn kaba ẹ̀yẹ gbúrọ̀ sọ́ra fún pé haramu àbí iṣẹ́ tí ó tí wà ń jẹ́ kéyàn wá mọ̀ yíò wà máa jò yóò máa jò yóò máa jò òun máa wá rò pé ah, eh, ìgbà àwọn ajọ́ máa ń wà ní àzúmọ̀ láì ajọ́ máa ń kọ́ níwákìlì Islam ni ọdẹ́ ìgbà eh, tọ́nà ti sọkọ̀ tọ́nà ti ṣe gbogbo ẹ̀yìn sí ń kéyàn kílà kílà ń bá ká mọ́ kò tẹ́ wá sásìkò gan mọ́ kò tẹ́ wá sásìkò mọ́ bóyá àwọn ẹ̀kọ́ kan mú máa ń jọyàn láìṣá àwọn online mú máa ń jọyàn ṣá so ṣe rí internet bí n sọ nìyẹn bóyá ṣe rí gbogbo wọ́n sìn ìgbà tẹ́ padà mẹ́rin tó wà lórí òdodo ní ìgbà tọ́nà wọ́n bá ṣe fat police tó fẹ́ nìkọ̀ọ̀kan ìgbà tẹ́ mọ ìntẹ́nìkọ̀ọ̀kan wà mid-up nìyẹn so ìgbàtẹ́ mẹ́ntẹ́ni kọ̀kan wà made of nìyẹn so nígbàtọ́lọ́ wọn bá sí ọ̀rọ̀ fọ́ nígbà níbi sallallahu alaihi wasallam sọ nìyẹn pé à kìí ṣe ìsẹ́ni ìbẹ́ tí rí àwọn àsìkò sẹ́yẹn àyẹ́ ma ráyè tọ́lọ́run tí ò bá sówó tí ò bá sí kankan ṣùgbọ́n nígbàtọ́lọ́ wọn bá sí ọ̀rọ̀ fẹ́ni kọ̀kan ẹwà mọ́ bọ́ọ̀lù fẹ́ni kọ̀kan ṣe rí pé ah àṣíyàn rí dèdè gbára báyìí so kọ́nà ọkọ́ mọ́ ṣe wá bẹ́ ọ so wọ́n ní fahadà àdàbà sàbíyì wọ́n ní kò sáyìn tó burú ń bi pé kẹ́yàn ṣiṣẹ́ o tó bá jẹ́ sí aláàrí wa huwa min al-asbabil mubaha nínú àwọn nǹkan tó tọ́ ni wa laysa ibadatan kìí sí ìjọsìn amma al-ibadat ṣùgbọ́n àwọn ìjọsìn ka an yusalli min ajli tam'i dunya gẹ́bí kí ẹmà kírun so yín kírun fáwọn èèyàn so wọ́n ni a ní di mọ́mù mẹ́sàlásí kẹ́ púsẹ̀ gbogbo àwọn gbogbo táwọn èèyàn ṣe láyé sí wallahi kò jẹ́ káwọn èèyàn ní àkàrà sí gan bóò ni wọ́n ṣe ó sì sára àmọ̀ fún wọn ní sálárì pé pé kí pò ń kọ́ àmọ́ kí wò ó ṣe kẹ́kẹ́ o kẹ máa kírun fáwọn èèyàn pé 150 ní pé ilé wà tó fẹ́ lẹ́ha sí so <laughs> ní pé mo gba 150 so ní pé ìmọ̀sùwọ̀ <laughs> jí ní pé nígbé tó bá tún yàtọ̀ sí pé 150 tó ń gbà táwọn ìbá tún dé wọn kó àpò ráìsì àtẹ ọ̀pọ̀ ẹwà wọn wọ́n wọ́n sọ́dọ̀ lọ́dọ̀ pé sẹ́n pé gbogbo àwọn nǹkan tí èjé kẹ́rí ẹlòmí pé náà nìyẹn so tó wáwò pé à ah, ọ̀dọ̀ àwọn tóhun tí ń jẹ́ rẹ̀ tóhun jẹ gbogbo tóhun gba owó ìpé ah, wọ́n wá sọ fún wọ́n wá padà sọ pé kò gbádùn òun ni ó wà wájú àwọn tó rọ pé ẹ̀yìn kò sí tẹ́lùmí ò lè sacrifice ìgbà tí ó jẹ tí ẹni yìí tó ń direct àwọn ẹlòmí nìyẹn pé à ah, ẹ̀sáwọn ọmọ yìí lò wọ́n á tẹ̀lé tó bá wá wọlé project mọ́sálásí bá wọlé kan lọ gbé fẹ́lòmí so gbogbo tẹ́lùmí rò nìyẹn so yẹn gbọ́dọ̀ jẹ́ àìní tí ó ní tọ́mọ tí ò ní mọ́ lé ayé kí ló wà ń bí tán bá tẹ̀lẹ̀ ní òkè kí wọ́n ṣe ìmáàmù pé ẹ má fún mi lówó mọ́mù kí wọ́n máa ṣiṣẹ́ ara rẹ̀ pé ẹ bá tó wọ́n mọ̀ ṣe kẹ máa sanwó yìí

kò sí bẹ́yàn bá ṣe gbéra rẹ̀ kalẹ̀ báwọn èèyàn ó ṣe máa bá lò nìyẹn gbogbo ẹni jábá rí báwọn èèyàn bá lò bákanbákan bó ṣe gbéra rẹ̀ kalẹ̀ fáwọn èèyàn ni torí àpọ̀lọpọ̀ ọgbà kò nídìí kéèyàn sàn kankan rà àwọn èèyàn máa ń mọ tí èèyàn tí irú nǹkan irú èèyàn téèyàn jẹ ẹni tó yí pé wo gbà wá sí tí ó mọ̀ sí náà ni pé wá sí pé ah, àwọn ẹni ọlọ́run èèyàn máa èèyàn máa náwọ́ sí wọn ni ẹlòmí ò ní jẹun tí ó fi kírun fún yín so gbogbo àwọn gbogbo gbogbo àwọn ọ̀sọ́bà yìí ẹnìkan ó kàn fún ẹnìkan ló kan in tọ́nà wà jẹ́ náà àwọn èèyàn ṣe rí gbogbo ṣe rí bíyàn bá ṣe rí bíyàn bá ṣe rí wallahi àwọn èèyàn mọ́ mọ́nà ìtẹ́fì rí nìyẹn pé ẹni tẹ́ bá rí pé àwọn tó súnmọ́ jùlọ àbáwọn tó wà láyìíká rẹ̀ ó ní bákan bá ṣe ń ṣe sí wallahi bó ti fẹ́ káwọn èèyàn mọ́ ṣe sí náà ń ṣe sí yẹn so yẹn búrọ̀ sọ́ra gan pé ẹ́ tó bá ti wá gba ìmámù mẹ́tọ̀tọ̀ kí ni àtúnmọ́ gbówó lórí bóhùn sí ìmámù àwọn afá lọ́rọ̀ tó lè lórí ẹ̀gẹ́ nífà àwọn ọ̀rọ̀ tó lè lórí ẹ̀gẹ́ nígbẹ́ ìmọ̀ wọ́n àwọn ọmọ gbówó fún kọkùnrin nìkan gan tó tí bá ipé ọ̀rọ̀ àwọn tó padà pọ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwọn mutaakhirun sọ̀rọ̀ tí wọ́n pọ̀ pé tó tọ́nì but ní àwọn salaf àwọn salaf àwọn so ambel tàbí kí àti ẹ̀wà kúmọ̀ sí mọ́mù kúmọ̀ wá wàíṣùsọ́sọ́lá so gbogbo àwọn kẹba ẹ̀ẹ́sẹ̀ láwọn èèyàn wọ́n ti ṣe àwọn fatuwa fún wọ́n ti ṣe àwọn oríṣiríṣi àwọn kẹ fún nìkíyàn bẹ̀rẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala so wọ́n ni kí a máa kínú nítorí pọ́n wáyé aw àbẹ́lùmí ẹ́ ti rí fáwọn nǹkan tí ń fókọ̀sì lé lórí nù àwọn ìdájọ́ hajji àwọn tó ma tí fáwọn àwọn ìdájọ́ báwọn yẹ́ sí hajji ni eh, kódà gbogbo àwọn tá àmà yínà tá bá tún ráyè tí ó tún jù báyìí lọ tá lè fi tún sàlàyé fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tán bá lọ hajji pé tán bá lọ hajji iṣẹ́ kíṣẹ́ náà máa ń se ó rà pé wòye ráwọn sálàyé fún wọn ní sọ òun ma àwọn àdájọ́ ájí pé káràn lọ ipé àwọn tó máa ń kọ́ ọ̀rọ̀ ọgá àwọn náà mọ́ ipé ó dàpẹ́ iná ṣe ń ṣe jẹ́ ti ájí àbí ẹ̀ẹ̀wọ̀rọ̀ mọ́ láàfá àwọn àfá tó máa ń pa ẹ̀ dáadáa tó lè ṣàlàyé gbogbo àwọn èyí tí ń sọ náà ni pé ẹ pè mí ẹ mú mi dání mo fẹ́ máa lọ lóòrèkóòrè so gbogbo gbogbo tí ẹ̀fọ́lá ẹ̀tún láwọn ẹlòmí nínú àwọn tán láwọn sí dáwà ìjà míì ti ń bẹ láàrin àwọn ẹlòmí wọ́lá ó ti ó ti ó ti ó ti pẹ́dún mẹ́wàá ó ti lé lọ́dún mẹ́wàá tẹ́lòmí tán ti bá àjẹ́ láàrin wọn ni sàwọn ohun owó ají tán máa ń fáwọn àfá àpé kan fi lọ ají tó ó láwọn kò fẹ́ máa darí ẹ̀sọ́dọ̀ la hawla wala quwwata wallahi irú àwọn àwọn èèyàn tó yí pé wọ́n ti bára wọ́n ti bára wọn jà ti pẹ́ wọ̀lọ́ ọ̀rọ̀ ayé pé wọ́n gbé project fún wa ṣe ló ní 300 yà náà ló sẹ́kù àwọn ní ká dá padà òun ní ká má dá padà tó gbogbo dára dán owó owó owó owó ti fọ́ ẹlòmí lórí so gbogbo gbogbo àwọn arẹ́dẹ̀ndẹ̀ báyìí wallahi kíyàn purify intention rẹ̀ fọ́nà ọba nìkan ṣoṣo kíyàn níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ tí yàn bá ń rí kó tó yàn ní tí bá ń rí kó tó gbá tító pẹ̀lú tọ́nà ọba bá ń pèsè fún ọ kì í sí pé ah, ọlá kó gbìyànjú tó ní òfin kankan in ti ń tẹ̀lòmí jẹ́ nìyẹn pẹ̀lú bọ́nà ọba tún ṣe risk sáwọn èèyàn báyìí bọ́tìnì yóò kàn máa rẹ̀ bọ́tìnì yóò sì máa rẹ̀ bọ́tí ọkà máa jẹ bọ́tí méjì náà nìbà wallahi owó burúkú sí máa wọlé pẹ̀lú rẹ̀ so bọ́ tí tó mọ̀ bá kọ fóònù yẹn máa ikẹ́ yẹn máa jẹ gọ́yà yẹn pé in tí gbogbo àwọn yẹn náà fi ń dà lọ sí pípẹ́ eh, àwọn virtual online iṣẹ́ ọ̀lẹ náà wákí iṣẹ́ ọ̀lẹ làwọn yẹn wákí kò sẹ́ni tó fẹ́ lágí kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ wàhálà mọ́ wẹ́ẹ̀rà sí ẹ́ kò sẹ́ni tó fẹ́ láàgùn ṣe wallahi wallahi hakíkọ̀ nìyẹn ẹwà rí brọ́dà yóò máa tara rẹ̀ pé òun ṣe kọfí kìníkan àbí kìníkan We a irọ́ ni kò rí látọdún mẹ́ta ò ríṣẹ́ pé pé òun ní àwọn kìníkan agent lòun ṣe irọ́ ni mẹ́tàn rẹ̀ ṣe iṣẹ́ gidi náà kìí pé ọlá àpójẹ́ ọ̀nà fi sọ pé àwọn ọ̀nà ìmìnira wọn but ẹ̀tàpọ̀ nù àwọn yẹn ni kẹ́lẹ̀ táwọn wọn wallahi ilé ìhàkíkọ̀ ní pé ẹlòmí mọ́ tara ìwà pé àwọn òṣìṣẹ́ fẹ́ẹ̀nà irọ́ ló ń pa fáwọn èèyàn irọ́ ló ń pa fúnra rẹ̀ wá ṣe gidi ṣe iṣẹ́ tó gbé láàrin ọdún mẹ́ta olè mọ́lì kẹ̀kẹ́ tí yíó wá fi ìyàwó lẹ̀ yóò fọ́ ọmọlẹ̀ yóò mọ́ ara rẹ̀ so yóò ṣe kí ni èèyàn máa ń gbìyànjú ní bọ́t síbẹ̀síbẹ̀ náà èyí tọ́lọ̀ bá bá kọ fún yàn náà lè yàn ó rí wọ́lá yẹn gbọ́dọ̀ gílé ìmọ̀ ọ̀kẹ̀gẹ̀ ìtọ́nà bá wá gbogbo àsìkò tó bá wà ń sìn gbogbo tí yẹn bá rí ń sìn

ara yìí ma ń wá ma ń torí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni wọ́n ni fahadha dakhilun fi hadhihi al-aya wọ́n ni kí ẹ ma wá ìmọ̀ nítorí ayé so àbí nítorí òyìn fẹ́ sí hajj nítorí ayé dáadáa sí hajj opportunity lè ti yọ alọ́mọ báwọn lábáwálẹ̀ ọkọ̀ kan ní pé àwọn project àwọn lè báwọn kó mọ́sálásí wọ́lá àwọn yẹn ma ń lọ hajj nítorí ẹ̀fà àti ẹlòmí ẹlòmí gbogbo nǹkan láyé investment ní sí hajj tó fẹ́ lọ kan pé investment ní pé pé wọ́n ti ma àwọn bí táwọn lágbàmọ́ wà kí àwọn olọ bá wọn àwọn èèyàn kọ́lá ń bẹnú àwọn èèyàn tó wá sí mi lẹ́mìí pé àwọn máa ń ṣe lè dáadáa pé ìtàn fún ma lọ hajji ni pé wọ́n lọ mọ́ báwọn lárúbáwá ni pé àkíkán ah, wá gbẹ́ kànga kan wá kọ́ mọ́sálásí wọn ò sì sí nítorí kankan ju pé in tí ó yọ fáwọn náà lọ project manager so wo làádà ni so in <laughs> tí ó gbọ̀n sọ́dọ̀ tí wọ́n náà so ẹwọ nǹkan so kíyàn bẹ̀rẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala so wallahi yìí tó báyàn jẹ́ àwọn ìjà ọdún mẹ́wàá kí ló fa owó hajji àwọn ọjọ́ ọdún mẹ́wàá kí ló fa owó owó àgbẹ́bọ̀ la hawla inú ẹlòmí inú sẹ́rí àwọ̀lọpàá àwọn èèyàn tí ń darí wọn ibi tí wọ́n inú ní tó ti jẹun kódà ní tẹ́lòmí òfin mọ́ wọ́n yẹn gẹ́ ah, àbíkún náà bá wọn sọ àbíkọ̀ ìsin bóyá nǹkan padà yọ nǹkan tí ń yọ nǹkan tí ń dán díẹ̀ díẹ̀ o ṣẹ́wọ̀n kẹ́ bó ti wọ́n láì gẹ́ pé kódà bọ̀ yẹn máa ń ríra rẹ̀ yẹn máa ń ríra rẹ̀ lórí pé yẹn máa ní wárọ̀ yẹn máa ní ìkóládó má gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn kó ọ̀rọ̀ máa ń tọrọ mọ́ gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn pé ìwọ lò ní sùúrù kó wọn béèrè wallahi bẹ́ẹ̀ náà àmọ̀ ìyá mi pé ó yí pé èèyàn mọ̀ pé kò sí nǹkan kan bọ̀ síbẹ̀síbẹ̀ náà sùúrù fọ́nà wọn bá ní sùúrù fọ́nà wọn ò so bóyẹ bó sí ẹkẹ́ ẹ̀mọ́ lífù ni sáwọn tí ó ṣẹ̀sìn sán ní ju nǹkan tọ́nà ọba kọ fún wọn lọ ni tí wọ́n wá ń rò pé ó dìgbà tó bá tó fẹ́ sí ilẹ̀ ó dìgbà tó bá tó compromise ẹ̀sìn kéèyàn tó lówó kíyàn bẹ̀rọ ọlọ́wọ́ bá gẹ̀ọ́ so ìtọ́nà ọba bá kọ fún yẹn kíyàn yọnú sí kíyàn ma dúpẹ́ fọ́nà ọba gẹ̀ọ́ kíyàn ma wo àwọn èèyàn kódà nínú àwọn ọmọ ìyá gan in tí wallahi kíyàn bẹ̀rọ ọlọ́wọ́ bá tọ́nà ọba bá sọ̀rọ̀ fún yẹn kí kò sí nínú dáadáa kíyàn ma wá flọ́ntẹ̀ wala tamshi fil ardi maraha kíyàn ma wá flọ́ntẹ̀ kíyàn ma fi jẹ́ kó ma jáde àwọn òfáwọn ẹlòmí ah, àfáwọn tó ń ti rago kan sí àwọn rago pé àwọn wọ́n jí báyìí kẹmọ wá flọ́ntì ọ̀rọ̀ àwọn ẹmọ yá mi náà rọrùn pé ìgbà ní wà dáa fáwà náà báyìí àti john c àfíyà yìí náà níbi àbí sálásínà kọ́lá wà náà ibo ní ti ń gbọ̀n wá sọ́dọ̀ tí tí ó ọlágbà àwọn náà wà lókè ní bóyá gbogbo in ti ń gbọ̀n wá lásọ́dọ̀ àwọn ọ̀dọ̀lá hospitals ọ̀dọ̀ tí wọ́n ni kẹ́lẹ́ndà sí wọn ò tí ìgbọ́n sọ́dọ̀ àwọn ọmọ ìyá yòókù ni wọ́n láì rọ́ ni ẹgbọ́n kan tọ́nà bá sọ ni pé ọlọ́run bá ròyìn pẹ̀lú fúkọrọ ilmuhajirin ọlọ́run bá ń tí ẹ bá fẹ́ ṣe àwọn sọ̀dàkọ́t àwọn tí yíò fún àwọn fúkọrọ ilmuhajirin alladhina uhsiru fi sabilillah alladhina uhsiru fi sabilillah ọlọ́run bá ń sọ pé yahsabuhumul jahilu aghniya'a mina ta'affuf aláìmọ̀kan ó mọ̀ rò pé ọlọ́rọ̀ ni wọ́n ni látara àtàáfù sí wọ́n ní ìkóradó bó sí máa ń rí ìyẹn gbogbo ẹni tó bá ti lóhun ò ní bí àwọn èèyàn àwọn èèyàn rò ní owó lọ́wọ́ ni ah, àfáà ní owó kí ló dé àfáà máa ń wọ jàlábíà kìí sí ibi àwọn èèyàn lówó kìí tọrọ lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀lọ́ ìbá èyí tí ma wá túnà sí rí sí àwọn tí ma ń túnà sí rí àwọn èèyàn pé kò lówó àwọn tí ma ń tọrọ owó kí nípa tó bá pè lónìí tó ní kò sí kankan kò sí kankan atáwọn olówó ìjọba àṣọ báwọn èèyàn jẹ́ àbọ̀ olówó fa ẹ̀kà wọn káfà lówó lọ́wọ́ ni àbọ̀ ni wọ́n ṣe bàbá olówó àìpéye ìgbà òun ti pàmò àpé sẹ́wọ̀n kẹ́ so èyẹ máa èyẹ máa ní wárọ̀ èyẹ máa ní tààfùfù ni so wọ́n ni wọ́n ni wà alayhi al-wa'idu shadid wọ́n ni kí ẹ máa wá ìmà nítorí ayé kí ẹ máa wá ọ̀rọ̀ nítorí àwọn nǹkan ẹ̀sìn nítorí kí ẹ máa nítorí ayé wọ́n ni ìjìyà tó le ó lórí ẹ̀wọ̀ wa huwa naw'un min ash-shirk wallahi yẹn páyà fáwọn ẹlòmí nínú àwọn tó wọ́n tán pèpè sí dáwà sàlàfíyà tán bá wọn tó àwọn súfí po gan pé àjọ súnmọ́ àwọn olórí ni ẹlòmí ẹlòmí wá ìmọ̀ sàtífíkètì tẹ́lòmí ní òun nìkan ló ní nàìjíríà ní pé yàn kó àwọn sàtífíkètì yẹn jọ àkọsẹ́lòmí tó ní òun nìkan ló ní nàìjíríà ẹlòmí owó kábọ̀ kábọ̀ ẹlòmí fi wá pọ́s ìfihàn ṣe kọ́sì kí wá ní ilé ìnà rí pé òun ti lẹ́sìn so kóhun afẹ́sìn ń wáyé àbáṣẹ́dì ó yọ mẹ́ so gbogbo àwọn kaba ẹ̀ wọ́n ni pé wọ́n ni wàhúwà náà wọ́n mìíràn shirk wọ́n ni ìran nínú ẹbọ wọ́n ni qala sallallahu

ọ̀yìn tó dájú ní pé kíyàn wá ọ̀nà tí ó fi yọra rẹ̀ kó ń bẹ̀ torí kò sí àwọn ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ pẹ̀lú ìkìláàsì bákabáka ni o ní pé àwọn náà nígbà kankan dáwà sàfíà dáwà súnà ní pé kíyàn má gbowó kíyàn má but nígbà tán bá ti ń fọ́sẹ̀ pé à ọ̀lẹ́rù ní mo tẹ̀ ti wá gba àkáǹtì yín mo ti wá sẹ́ndì 50 sí pé eh, yeah if ati send there but 50 wọ́n wù 50 wọ́n wúlò àbí orí wúlò ìwúlò bóyá ìyàwó tí ń sọ pé oúnjẹ ti tẹ́lé so ibẹ̀ lọ́nà ti rọrùn àwọn kìíní iná ó pé o ó dà báwọn ẹ̀rí tó takò ó dà pé tọ́ ìfù ni so ibẹ̀ yóò ti máa review rẹ̀ yóò ti máa review wallahi tọ́nà wọ́n bá fẹ́ sàdánwò fún ló mọ́ ṣẹlẹ̀ sí báyìí ah, inú kó wà nù sẹ́yìn ló dájú fún lọ ẹwọ kọrún náà ìṣẹ́síṣẹ́ rí èyàn gbọ́dọ̀ pàjù sẹ́lẹ̀ fún ọba pé ìṣẹ́sí mo tó dájú tó tí mo lè wà èyí tọ́nà ọba bá yẹn fún mi ni ẹwọ kọrún nígbà tó tálákà wọ́n ròyìn ẹ̀ pé abid zahidi ni olùjọ́sìn fọ́nà ọba ni bọ́n ìgbà tó ní ọ̀rọ̀ tán ẹwọ ìgbà tó ní ọ̀rọ̀ tán ibi kó mẹ́ ní ẹ náà ni kó dáa fún ọ ló fi rálì jẹ́nà ọlọ́wọ́ bá wọ ẹgbọ́n tọ́lọ̀ bá sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní wọlọ́ bá sàtọ̀ lọ́wọ́ rizqo li ibadihi labaghaw fil ard tọ́lọ̀ bá bá fẹ́ arziki fáwọn ẹrú rẹ̀ mọ́ sí fẹ́ wọ́n kọjá là lórí rẹ̀ tí ẹ bá ní pé ah, kíni náà ṣe wà rí gbogbo tẹ́lómi ma ń kọ sí orí Facebook orí státọ́sì ẹlòmí nífẹ̀ẹ́ owó débi pé wọ́n hànú gbogbo òfúsí ọlọ́wọ́ bá ní wàlá ọbásátọ̀ lọ́wọ́ rizqo li ibadihi tó náà wá fẹ́ arziki fáwọn ẹrú rẹ̀ wọ́n kọjá àlà lórílẹ̀ jù walakin yunazzil bi qadarin ala man yasha ṣùgbọ́n Ọlọ́run bá máa ń sọ kalẹ̀ lódiwọ̀n lódiwọ̀n èyí dẹ̀ rí pé òótọ́ ni ó lè máa rí fún ti mílọ̀ tó ń fẹ́ tóótọ́ but bóyá o ní ìdíwó kẹkẹ fún kẹkẹ one way or another yóò wà but 20 million tó ń wá láti jọ yíò kò ní wọ́n lẹ́kàn torí pé wàlá ọbásàtọ̀ lọ́hù rizqọ̀ ní ìbádìí labagọ̀ fi al tó náà wọ́n bá fi arzi kí fáwọn ẹrú rẹ̀ wọ́n kọjá là lórí rẹ̀ ah subhanallah irọ́ ni pé àwọn èèyàn ẹni tó pààrọ̀ ọ̀bọ̀ ní kọjá là wallahi yóò in bẹnu ẹni tó lọ́wọ́ bá máa so ipò tó dáa ni ipò tó lọ́wọ́ bá fi síyẹn kí ẹ mọ́ mọ́ jẹ́ káwọn èèyàn rí situation tẹ́yàn wà pé èèyàn wá ń bara jẹ́ àwọn wá rí pé àkọ́dà ah, pé àkọ́sówó lọ́wọ́ àbú èèyàn tó wọ́n wọ fìlà ń wọ̀ kú wọ̀ àfóògùn ti so ilé èèyàn gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ ìṣesí tẹ́yàn wà èèyàn gbọ́dọ̀ mọ́ dúpẹ́ fọ́lọ̀ ọ̀bà ni èèyàn gbọ́dọ̀ so kọ́ ìdù kan táwọn fáwọn sọ pé à ní pé ókè in tí ẹ̀ fi mọ̀ wọn pé sí èyàn lè bí àwọn èèyàn ni pé aláwọ̀kọ́ nǹkan tó wà nù rẹ̀ ṣe nǹkan tó wà máa sà tó lágbára gan ni nàbà wọn àkọ́kọ́ gbélé lórí kò lágbára gan ó kàn ra kí rẹ̀ ó fẹ́ ra

so but kowamas ẹlẹ́kẹ̀ẹ́jì tó wá ní pé ṣe ọ̀nà wà tí kìíní fi possible tó lè get kìíní láì bí ẹni kankan tó nà bá wà má bí ẹni kankan kí ma dáa kí ma dáa díẹ̀ díẹ̀ pé à ah, owó mi ń bọ̀ ṣe sùúrù dìgbà yẹn bọ̀ pé à ah, no no no ah. mo tí owó kan ti wà ń bọ̀ February náà bọ̀ mo fẹ́ tètè get ẹ̀nsìn ah ó ṣe nídìí sùúrù February so gbogbo ẹ̀yin tẹ́ fi rí pé èyàn wallahi ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lòmí rí bí àfọ́lọ́wọ́ bá fóhùn sínú sẹ wallahi kéèsì sẹ àìnítẹ́lọ́rùn ni ìtẹ́lòmí rí sí sẹ lọ́pọ̀lọpọ̀ gbà àìnítẹ́lọ́rùn ni so ilé wọn tí kí yẹn wà mọ́sà gẹ tó bá mọ́sà of course èyàn bèèrè èyàn bèèrè èyàn bèèrè lẹ́dọ̀ ẹni tó ṣe pé kí ni yóò bóyàn láti rí pé a ah, tó bá the only way tí yẹn fi ni kí yẹn bèèrè bọ̀ọ̀nà so kó dẹ̀ fi gbọ́ bùkátà yẹn lẹ́yìn lódi wọn tí ó gbọ́ bùkátà yẹn náà èké sí pé wọ́n sọ di pé à ẹ mo pè náà lánàá náà mo sì yá 2000 yìí gbàgbé àmúni náà oye so èyàn búdọ̀ sí kíni èyàn búdọ̀ jẹni tí ó gbéra ìsípò àpọ́nlé wallahi ilé yìí ṣe pé èyàn fi ń sọ̀rọ̀ ẹnìkankan wallahi kò sẹ́nìkankan tí yàn but bẹ́yàn sí gbọ́dọ̀ máa live ìgbésí ayé rẹ̀ nìyẹn bẹ́yàn sí gbọ́dọ̀ máa live life rẹ̀ nìyẹn kíyàn tí ní àwọn ọmọ èèyàn lórí rẹ̀ lórí àìfà lórí kọ̀náà lórí ìnítẹ̀lọ́rùn lórí ìwà ẹ̀sìn mú pé ẹ̀sìn yìí lèyàn fẹ́ kúlé lórí so lórí ìmọ́mọ́ ṣẹ́rí tí máa ń pákó báwọn èèyàn àwọn ọ̀rọ̀ báyìí máa ń sáfàní bọ́ tí máa ń tí kó máa ń kó bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni pé wọ́n náà ó tún àwọn tán nífẹ̀ẹ́ láàárọ̀ tó bá jí báyìí wọ́n kọ́kọ́ gbé lexus ńláńlá kọjá lẹ́gbẹ̀ẹ́ wọ́n ní kọ́kọ́ ọ̀run ní pé tọ́ ìgbà àwọn sì ní ọ̀kadà rẹ̀ làwọn gòkè so rọ́bàrọ́bà ni wọ́n ni fà kí ló ń fà tó bá tún takú sáàrin títí ó tún wọ́ ẹ̀rin ọ̀yẹ́ so gbogbo ìdẹ́ ìbálọ̀ kọ́lá rẹ̀ sáàrin àwọn aládẹ̀wò tí wọ́n mọ̀ sí kíyàn ronú ayé gbogbo tó máa ń ṣẹlẹ̀ nìyẹn àbí kíyàn má lọ fẹ́ni tó yẹ pé ah kò ní sùúrù lórí àwọn àdánwò ọlọ́run ọba bọ́ tí yẹn bá fẹ́ ní pé ẹlòmí ìyàwó tó ní òfin wọn aláǹpa eh, nípa situation tó wà ìwọ ló ń rí ààrẹ gbà pé kò sí kankan àà ah, pé ayé ti tán ah, ayé gbogbo ẹ̀ ti wá ah, dàrú fún báyìí eh, gbogbo tó wọ́n bá fi lówó lòun ṣe orí kẹ́nìkan ká máa dí o lọ́wọ́ kò sẹ́ni tí ó dí ọlọ́wọ́ náà lọ́mọ́sí tó bá wọ̀ àwọn àwọ̀ bóyó ní ju tó tọ́nà so in tí a fi ma ń wọn hálù pé síyàn ní bùkátà láti bèèrè ó wà máa sàgẹ́ kíkà sí pé ah, ẹ mo ti jẹun náà <laughs> àmọ́ kí ló kọ rẹ̀ èmi ma ń láìkí item 7 <laughs> eh, mo fẹ́ ra ṣàwámà ni <laughs> ó mọ́ wà máa sà ẹlẹ́kẹ́jì ni pé kò sọ́nà mí tí ẹ̀fì lè rí ju kí ni ju stẹ́fẹ̀ lọ oye so kìí ṣe èso bí ìyànṣe máa ń ṣe ní pé à ah, ah, ó sì á fẹ́ yá two million mo fẹ́ fi rọkọ̀ ni à ah, wallahi tó ń tí àwọn èèyàn sí rìbá nìyẹn fa àwọn owó rìbá àwọn owó báńkì wallahi tó ń tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn síbẹ̀ ni in náà fọ́kọ́ òun náà fẹ́ ọkọ pé à ah! pé kíkín kó wá jẹ́ láàrin ọmọ ìyá rẹ̀ òun fi náà fẹ́ máa gun lẹ́sọ̀ síṣẹ́ òyí bẹ́ẹ̀sì wọlé kóhun kọ́kọ́ fẹ́ kú kóhun tí ó wà pàmí sí mú kí ẹ máa ṣe ọ̀ṣẹ́ bí iṣẹ́ ọ́fíìsì

kò sí ìyẹn tó jẹ́ àwọn education jẹ́ àwọn àjọ education company wọ́n wọ́n sẹ́yìn àti ẹ̀ṣẹ̀ jẹ́ àtàlẹ́ ibi ministry of education sí ṣùgbọ́n ibi iṣẹ́ ẹ̀sìn wọ́n gba obìnrin náà síbẹ̀ wọ́n yà wà níbi hawking space kan náà ṣé kí iṣẹ́ yóò bá sáfì mú kí wọ́n ṣe bẹ́ẹ̀. ṣé gbogbo àwọn situation tí wàá ti fihàn sí ikhtilaf gẹ́gẹ́ bá àwọn fásitì máa ń sọ tó ṣe pé ìròpọ̀ yóò mọ̀ wà láàrin ọkùnrin láàrin obìnrin eh, kíní kan mrs kíní so kíní tí wọ́n mọ̀ bá wọn lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ sí bí àfáà oye gbogbo ẹ̀mọ́ra wọn so wúrú àwọn irú àwọn ṣẹ́bà yẹn tó bá ti ń wá yàtìláàtì àwọn afá ní ìwọ̀ ni o tí ó bá ti kóyàn sípò yàtìláàtì pé èyí ó máa rò papọ̀ kò ní sí pé obìnrin èyí ó máa rò papọ̀ máwọn obìnrin ọkùnrin mọ́bìnrin ìwọ̀ ni a ń bèèrè tẹ̀sí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ́ tó ti wá sí pé ó kó sínú ìrárun láre honestly wallahi ẹlòmíì òun náà máa tó àwọn èèyàn gbogbo àwọn tán sàlàyé fún wa pé wọ́n fẹ́ ti àwọn èèyàn sí politics tán fẹ́ ẹni tán fẹ́ fáwọn èèyàn náà ni pé báwọn èèyàn tí wọ́n ṣe rí ayé táwọn mùsùlùmí òbẹ̀ tí wọ́n ṣe dà lọ síbi ayé ní tán fẹ́ fáwọn èèyàn ni so gbogbo àwọn fatwa yìí náà máa ń ṣe fún wọn ẹ ó máa kí ó kàn gba ẹ̀hún dání so ó fi hàn ipò tán fi hàn sí nínú ìgbésí ayé wọn so abẹ́ ìtàsíkàtẹ̀ tí wọ́n sọ oríṣiríṣi àwọn kan tí ò bá mu nínú kí ẹ máa parọ́ ń gbà mí gan ló máa ń kún gbogbo àwọn eh, iṣẹ́ yìí so tó yí pé àwọn èèyàn àwọn tó bá ti wà ń bẹ̀ wọ́n kàn máa ṣe lọ náà ni wọ́n sì rò pọ́ ọlọ́wọ́n bó forí jà wọn èyàn búrọ̀ èyàn búrọ̀ jẹ́ àwọn àní èyàn máa wà láàrin àwọn èèyàn tí wọ́n máa jẹ́ kí ìfẹ́ ayé kó dínkù lẹ́mẹ̀ẹ́ra kí èyàn máa gbéra rẹ̀ sí àárín àwọn èèyàn tó wáyé pé kọ́lá tó wáyé pé àwọn òbí yẹn lèyàn mọ̀ pé wọ́n rí bẹ́ẹ̀ tó náà bá bá jogún àwọn òbí tán lówó fún yẹn kíyànmá ẹwọ́ Umairi na Musab ibn Umair ẹwọ́ sahaba Ànábì sallallahu alaihi wasallam ẹwọ́ àwọn ẹlòmí ẹwọ́ àwọn ẹlòmí nínú àwọn zuhari kílọ̀kọ́ rẹ̀ ṣe Warid ibn Waziri ni àbí kílọ̀kọ́ rẹ̀ tó bọ́ra rẹ̀ kó ní bí ogun bàbá rẹ̀ pátápátá olóhun fẹ́ ṣe oúnjẹ́ so kí a máa fira rẹ̀ sáàrin àwọn tí wọ́n máa sọ fún ọ pé ìwọ náà gbọ́dọ̀ má ṣiṣẹ́ wọ́n ibi tẹ́lòmí orí irú ẹlòmí ò ti pé nìyẹn ó wà láàrin àwọn sáráfí òun gbádùn òun gbádùn ẹ̀sìn òun ṣe gbogbo ẹ̀wà ló fẹ́ èyàn fẹ́ kọ́ra ẹ̀ lọ sí ibi tẹ́sìn ìlú ti rà rẹ̀ ọ̀fẹ́ lọ sí kó ó yà bẹ́lú àbí kọ́ra ẹlùmí ìgá kìí sí kó bọ̀t ó fẹ́ kó láàrin àwọn ibi àrin ah, ìwọ́n náà máa tó ń bí fún wallahi kò lè prove kankan sáàmà ìyá pẹ̀lú owó dé pẹ̀lú pé owó àbí kankan àwọn tó rí owó prove fún àwọn tó nífẹ̀ẹ́ ayé náà in tó lè já mọ́ ìyá tí wọ́n nìkan ṣe lójú o òun náà pé ah, ẹni yìí nímọ̀ ẹni yìí gbá òkú tọrẹ sí ah, Kùránì wà nílẹ̀ gbogbo ẹ̀ wà nílẹ̀ but owó kò lè já wọn yẹn lójú náà àwọn tí wọ́n tó

títí tí ó fi pé àrísìkí tọ́nà ọba kọ fún títí tí yóò fi pé àrísìkí tọ́nà ọba kọ fún yàbá èyàn oníkú kódà nínú hadithi mi tẹ́ sheikh muhammad nasiru ta sana rẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ pé inna rizqa la yatlubu ar-rajula kama yatlubuhu ajaluhu àrísìkí ma ń léyàn gẹ́gẹ́ bí ikú ṣe ma ń léyàn rẹ̀ àrísìkí yẹn yóò ma léyàn gẹ́gẹ́ bí ó gbọ́dọ̀ complete ni gẹ́gẹ́ bí kú sí ma ń lẹ́yìn náà tó ò ní níjú tọ́nà ọba kọ fún ọ̀rọ̀ má dàmú ara ẹ̀ má gbéra rẹ̀ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n bá ti rí pé ìfẹ́ ayé pé ìwọ náà ti ń wọ́ọ̀kì àwọn nǹkan tí ó ti wọ́ọ̀kì ma wọ́ọ̀kì sáfíìsì fúnra rẹ̀ ma wọ́ọ̀kì sáfíìsì fúnra rẹ̀ ma wọ́ọ̀kì oríṣiríṣi àwọn nǹkan fúnra rẹ̀ tí wọ́n ẹ́ ẹgbẹ́ dọ̀rúrọ̀ ah, la hawla wala quwwata illa billah ẹ̀dẹ́kùn tó lọ́wọ́ in tí ó tí ah, àwọn gbogbo àwọn tí wọ́n ní sàlàfíà 1990 tán dẹ̀sìn rú fáwọn èèyàn yìí tí wọ́n ń darí àwọn èèyàn sí ayé yìí wallahi wọ́n lẹ́jọ́ lóun wájú ọlọ́wọ́ bá bóò ní sáfíìsì ṣe wọ bóò ní sáfíìsì ṣe wọnú dọ̀rúrọ̀ ìtò ìpó tó bá ṣe tẹ́gà kò sáṣọ láti bóò ríṣẹ́ ókè láwọ́ percentage àwọn tí wọ́n ṣe tẹ́ tí ríṣẹ́ sáwọn tí wọ́n ríṣẹ́ sẹ́nì kan wà tí ó parí iléèwé ní Nàìjíríà tí ò ní fẹ́ sáwọn bọ̀ àwọn sáwọn tó ríṣẹ́ ló pọ̀jù ní àbáwọn tí ò ríṣẹ́ àwọn tí ò ríṣẹ́ ló pọ̀jù gbogbo wa náà láàmà ìkánà àmà ya wọ́n láì kíyàn tó tọ́rọ ọba kíyàn ní ìkláàsì kíyàn tàjárọ́dà ara rẹ̀ fóòdó ẹni yìí náà parí skúnà gbogbo tó fi sọ̀rọ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ iṣẹ́ ọwọ́ ló fi sọ látara pé ọlọ́wọ́ bá ti kọ́ mọ̀lẹ̀ àwọn tí wọ́n láwọn kàwé gẹ̀ẹ́tẹ́ mẹ́ ìbóso jùlọ gan wọn ò ní òun náà fẹ́ ṣiṣẹ́ òun náà fẹ́ òun náà fẹ́ ṣiṣẹ́ ọ́fíìsì gbogbo àwọn kíní ẹ̀ tó tí ò bá sára ohun bẹ̀ kò sí ọ̀gá tó sí gẹ́bí Sheikh Fawzani ṣe sọ tó tí ò sára ohun bẹ̀ kò sí tó sí tó tí ò gbéyàn kóhun bí pé ìjọsìn ọlọ́run bá kò sí tó sí but pé pẹ́sìn lèyàn ti síwájú ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn kábẹ̀rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala so kọ́nà bá subhanahu wa ta'ala kó sì wálẹ́ni tí ó ní àzóhùdì nípa ọ̀rọ̀ ayé yóò lè ní wárọ̀ fẹ́sìn ọlọ́run ọba lójú nìkan ṣoṣo yóò lè ní wárọ̀ fún bí àwọn aburú àti níbi àwọn nítorí gbìyàn kó níbi ẹ̀sìn tọ́lọ́run ọba so hádà wallahu alam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in síbẹ̀ wọn kí ẹ ma kọ́ àwọn èèyàn ní gbogbo àwọn angusan lè ma fi sí ṣe rìbá oh ok gbogbo àwọn pé auditing gbogbo ẹ̀mọ́ àwọn báyẹn píkọ́ tó bá ti ṣe pé wallahi mo ti bẹ́ nìkan sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ auditing tẹ́ sọ yìí so ènìyàn finance náà sí so èmi ò tí ẹ mọ̀ pé àwọn aṣẹ́ auditing yóò kó gbogbo àwọn nǹkan báyẹn sínú èmi tẹ́ ń sọ fún wọn ní àìdí àgbà yẹn náà ni pé ah, a lè immediately then yes ona niye nìyẹn pé àwọn kíní ọ̀pọ̀lọpọ̀ àwọn number one ni pé èyí ó mọ ọdìbá ló mọ audit number two ni pé tó bá ti ẹ̀wà audit rìbá ó mọ parọ́ in tí ò pé ló ló pé nínú account ẹlẹ́kẹta tó bá tún wá audit yẹn àwọn òfin tán gbé kalẹ̀ tán fi ní kíyàn mọ audit yìí àwọn yìí àwọn míwà tó tako ṣẹ̀rí àpọ́nbẹ́lẹ́ mẹ́ so wallahi ó kàn aláàlẹ́jọ́ ìrẹ́ ni ẹ ṣàlàyé fún mi tẹ́mi ò O tún mọ̀ ń parẹ̀ pọ̀ òun ló tún ṣàlàyé fún mi látara bọ́rọ̀ bá ṣe sàánà ẹ̀lòmí tó pé halali ni ẹni tó jáde pẹ̀lú dìgírí gidi ìsìn sí adìẹ adìẹ ní fi jẹun so kí yẹn páyà Ọlọ́run subhanahu wa ta'ala so gbogbo àwọn ọ̀nà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń jẹun láyé sí rìbá in táwọn náà fi ń mọ̀ pé ohun sún náà bóòlù fẹ́ sórí rẹ̀ in tó máa ń sọnù but alice kí àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá àwọn náà mọ̀ in táwọn náà mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ owó ibi tó wò tí owó àwọn èèyàn ti ń wá ibi haramu ni kèsì ṣe bẹ̀yẹn nìkan lówó wà bọ̀ ti bí ọlá ìgbàgbọ́ àwọn èèyàn àtójú kòkòrò wọn ni so ìdá àwọn náà fi wọ́n wò ní pé wọ́n ó lò òṣìṣẹ́ báńkì báyìí o so wọ́n ti máa kà fún ọ pé wọ́n lò òṣìṣẹ́ báńkì ẹ tún àwò kí ẹ máa gbé gbogbo àwọn kìíní ìkalẹ̀ fóbìnrin wallahi káwọn obìnrin ká páyà ọlọ́wọ́ bàgẹ́ kí wọ́n kò ní àwùjọ àwùjọ àwọn tí wọ́n mọ̀ darí wọn síbi ayé ní ọkọ̀ sáláfí gidi tí ó mọ̀ rí ọ lórí sàlàfíyà ewu ní kí èèyàn gbéra rẹ̀ sáàrin àwọn èèyàn tí wọ́n mọ̀ darí ẹ̀ ìwọ́n náà wọ́lá ẹlòmíì èmi wọ́n wò pé ẹlòmíì ó dẹ̀ gẹ̀rẹ̀ yìí dẹ̀ bọ́ dé bíbáyì wọ́n dẹ̀ ń ṣe lọ ẹmọ wá fún ayé lẹ́skúsì pé ẹ̀ kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ náà ni wọ́lá yìí àwọn obìnrin wọn fún àwọn lẹ́skúsì rádaràdá gan nípa àwọn try gan àwọn sísá ń try gan àwọn bọ́dà ń jẹ gbádùn ni àwọn bọ́dà ń jẹ gbádùn ni kí lẹ́ ń try lórí ẹ̀ má ṣiṣẹ́ oríyanjú má wà láàrin àwọn sáláfí oríyanjú alákùnrin wọn try lórí ẹ̀ kí ni try lórí ẹ̀ ni pé ó sán nísà mú ọ feel uncomfortable gbogbo gbà ó sí ní kankan sí sí ṣe tán pè pé èyàn try lórí ẹ̀ nìyàn èyàn sì wọ́n sì ń fún ah, <laughs> àwọn láwọ̀ dìgbé ha aláì sáà rí sòrò gan ẹ̀wọ̀n kan náà ah, eh, náà àwọn ìwé ìdájúkọ iṣẹ́ abẹ́ṣẹ́ ọ̀la abẹ́ṣẹ́ ọ̀la abẹ́ṣẹ́ ẹlẹ́ni ń jẹ ìyà gidi ẹ̀sìn wọn àdúrà pé àbú. àbú ẹsẹ̀ ti rí ṣe àbú àbúṣẹ́ gbọ́n tí mò ń sọ. èmi náà mọ̀ mú mọ́. ẹ̀sìn wọn bí àbú ẹ̀kọ́ skills kan ẹ̀lẹ́kọ́ shoemaker virtual assistant projector wọ́n fún ẹlẹ́mí sì jẹ ìyá gidi kí ni ọmọ ń bí ìdíṣù yẹn ó lè kọ́ tó mọ mẹ́kọ̀ọ́ gidi tàrà mẹ́ ọmọ bí ìdíṣù ó lè kọ́ kódà ọmọ tó mọ lè kọ́ tó mọ mẹ́kọ̀ọ́ gidi pápá bẹ́ẹ̀ sáfẹ́ kó tó wá ní àmọ́ náà àwọn gbọ̀n ọ̀rọ̀ olówó yẹn wọ́n pè fà pé ẹni kódà wọ́n ti súnà ó wà tútù kò ní parọ́ owó ńlá láti àwọn kí ni ẹ máa ń pa mí lẹ́kùn ni ẹ wọ́n sọ́ni pé ẹ̀kọ́ ṣẹ́ ṣé òrìfẹ́ làágùn ni wàhálà ẹ̀kọ́ ìtìgbẹ́ òrìfẹ́ làágùn ẹni tí yàn ágùn bí sàkókò ẹ̀rọ àgùn yìí sísẹ̀mù náà tẹ̀ ẹni tó ń ṣe sísẹ̀mù yìí ó sì lọ gba gíláàsì hmm. ẹ̀yìn ẹ̀yìn ẹ̀sìn bẹ́ẹ̀ ayé ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ fáàkì ni ṣùgbọ́n ẹni tó ń mọ̀ pé ọ̀nà wọ́n ojú kòkò wá ń ṣe ẹgbẹ́ ní ẹ̀ṣẹ́ ó sì lọ kó àìsàn àdánwò ó wá tẹ̀tọ́ áká ó kọ́ títí òrí kọ́ òyí ọ ó tẹ̀tọ́ àmọ́ díẹ̀ ó bá mi ọ̀pọ̀ tó lọ́la ṣe rẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àkáǹtì rẹ̀ wọ́n á pẹ́ mẹ́ wọ́n ó kéde àmì wọ́n bá ẹni tó ní tó ní láti rí ọ̀rọ̀ ọ̀rọ̀ web development programming tó ní láti rí rẹ̀ yóò sì kọ́ bá kàwé ṣe bàtà yóò sì mọ̀ ṣe fáànù yẹn ó mọ ló mọ ṣe fóònù sísẹ̀mù ó sì mọ ṣe ó sì mọ gbogbo ẹ̀ tó wà ní ìṣẹ́ wọn yún. ó rà painting painting. painting wọ́n dàbí tẹ́lẹ̀ mọ́ta fóònù èyí mọ́ta sísẹ̀mù. ọkọ painting. nínú wọn bẹ ṣé gbogbo àwọn òṣìṣẹ́ káta sísẹ̀mù káta sísẹ̀mù. so bóńkà mi yẹn lomi ti èyí tẹ́ lomi yìí. ṣé wàá lè ṣe lórí gúúpù sá gbọ́dọ̀ àti pé kí ọ̀rọ̀ kó láyọ̀ sábà torí iṣẹ́ kan tí ò wúlò kan káwọn máa ṣe ọ́fíìsì máa ṣe lọ́fíìsì kan pẹ̀lú àwọn obìnrin kan àbí kí wọ́n máa fún ẹ sí sábìsì ẹni ní ìyọ̀rọ̀ sábìsì lẹ́yìn bá

kódà wọ́n kọ́kọ́ wá súnà sí pọ́sán àbí kókó wá ṣe báyìí wọn ọ̀gbà lẹ́nu ṣé súnà sọ́gbà súnà lẹ́nu ṣé kó wá fúnlẹ̀ ṣé wọ́n gbà lẹ́nu tí wọ́n padà gbọ́ wọn lọ́dọ̀ tẹ̀ àbí ṣé wọ́n ṣe wọn ni wọ́n fọ́ sí mi ṣé ó jẹ́rẹ̀ bí ni àwùjọ ọmọ kékeré ah, so gbogbo eléyìí náà wallahi tó fa náà ni pé ìnífẹ̀ẹ́ ayé náà ni ayé ò yọ kó lẹ́mí ẹlòmí so ayé ìyẹn náà kó lẹ́mí ẹlòmí ó dẹ̀ fi wọn ó fẹ́ máa ṣe sàlàfíà lẹ́gbẹ̀ẹ́ kan papọ̀ so part time sàlàfí so ló fẹ́ jẹ́ wallahi ìbó se rí pẹ̀lú ẹlòmí pé ẹlòmí ẹkẹ̀ mọ́ rí náà ipò sọ pọ́n wà pẹ̀lú ọmọ ẹ rí pé àwọ̀ ah, sí pẹ̀lú àmọ́ ó kàn lọ́wọ́ wà pẹ̀lú àmọ́ ìyá ni so but gbogbo àwọn ìfẹ́ ayé yìí ó gbalẹ̀ lọ́dọ̀ ẹlòmí àti pé kásà máa ṣiṣẹ́ tí ó ṣe wàdúrà pé a ti rí ṣe fáwọn èèyàn so ìgbé ẹgbẹ́ àìgbé ohun kìríkan typing kìníkà ló àwọn ṣe gọ́sà àkọ́rọ̀ ọjọ́ papọ̀ kìníkà analyst kìníkà kìníkà digital kìníkà kìníkà digital content creator content management skill strategy gbogbo àwọn gbogbo àwọn gbogbo àwọn sẹ́tẹ̀ ìṣiṣẹ́ gidi gbogbo àwọn sẹ́tẹ̀ ìṣiṣẹ́ gidi wọ́n mọ́ ìtẹ́bá padà wo ìtumọ̀ sẹ́mi ìtumọ̀ sẹ́mi tẹ́lómi ń ṣe ń sọmọ ọ̀dọ̀ fẹ́lómi rẹ̀ <laughs> ọmọdọ̀ lẹ́lòmí ìṣe lórí íńtánẹ́ẹ̀tì bọ̀ yóò wá bọ̀ ẹmọ ọ̀dọ̀ ojú ayé tí ó sanwó gan jù lọ so ẹmọ ọ̀dọ̀ ojú ayé tó sanwó gan jù lọ ò fẹ́ ṣe táwọn èyí kan wá ń tara wọn pé à ah, pé kìníkà content kìníkà lòun content creator kìníkà copy kìníkà so tó bá yẹ pò dodo ni téèyàn rí sẹ́sẹ́ wallahi kò sí tó ṣe tó bá jẹ́ halali tó jẹ́ halali tí ò ní di pé èèyàn ń parọ́ èèyàn sẹ́ ń ṣe kìníkà so but àwọn sẹ́tí ó kẹ̀ pé èèyàn kẹ̀ ń tàwọn èèyàn jẹ́ Kini kan develop Kini kan eh, Kini kan developer lòun ó mọ ẹlòmíì òjò <laughs> tó kí programming lójú lẹ̀ ó rọrùn ó rọrùn ní gbogbo èèyàn sí oye òjò tó ẹlòmíì gbé programming lójú lẹ̀ kò sì yọ programming kó nù na tẹ̀ náà dòní ẹfẹ́ ọmọ ẹlòmíì iṣẹ́ iṣẹ́ lòmíì ò bá tún ti wá rí iṣẹ́ tí ò bá tún ti wá rí iṣẹ́ nǹkan tóun náà mọ̀ pé iṣẹ́ yìí ò mọ́ wá so wọ́n kẹ̀mí ìṣe kò ni kó fílẹ̀ tapárápátá so kò ní ìkó fílẹ̀ tẹ́pá máa tún increase sí but one can ní ìse máa bọ́ àwọn family rẹ̀ ní iṣẹ́ tó ń ṣe so ẹmọ tó tó wá ṣe ní tó tún kù ní pé tún tàwọn èèyàn pé how I made kíní kan and I how I made five hundred thousand ẹgbẹ́ five hundred thousand within six months àwọn tí wọn ò ṣe iṣẹ́ iná táwọn náà bá sí táwọn náà bá sí táwọn náà rí láàrin six months the same thing náà ni so but ó tún fẹ́ fàwọn èèyàn pawó pé ah, how to make ní kẹlá àrin 6 months pé òun yóò tún fi gbogbo àwọn tó wọ́n pa láàrin gba wọn hàn kò fi àwọn ìgbà àwọn gbèsè tó jẹ tí ò yí san so in tó fẹ́ ṣe kọ́sì náà ní pé kò sówó so yóò tún wá dákọ̀ sáré pé à ah, pé ẹ̀ eh, but ojú ọ̀gá rí kò rí bí sí ojú ọ̀pẹ́ ó ti jẹ́ gbèsè jẹ́ gbèsè kó tó wọlé kò rí sí ó jẹ́ pé gbogbo owó òun náà òun náà kọ́kọ́ nẹ́bi 200 dì ó torí 100 kò fi sí so yóò kàn wá táwọn èèyàn ó rí wa ah, 500 kìíní kan kìíní pa ní pé káwọn káwọn register 20 people can be wrong so so gbogbo àwọn gbogbo àwọn skóòpù gbogbo àwọn èèyàn ó náà ti ó yóò fi sí pé kìíní ká tó mú àwọn èèyàn ó ṣe kìíní àwọn èèyàn gẹ́gẹ́ ní fi ń pawó so táwọn èèyàn bá wá kọ́ tán pé à ah, òun mọ̀ tí mọ̀ rí sẹ́ẹ̀ ọ̀rùn wọn chá ẹ̀ ni pọ̀tùpàtẹ́ sọ fún wa pọ̀tùpàtẹ́ ẹ̀ ń kọ́ wa ẹ sọ pé iṣẹ́ ṣùọ̀ pé èèyàn tí ẹ̀ bá ti kọ́ lára tó bá mọ̀ lára ẹ̀ òwò ló tí rí kò tí kọ́ sí òsì kò tí kọ́ sí òsì ọlọ́run fa tó wọ́n ní ó kọ́ skill lọ́tọ̀ tó bá kọ́ skill lọ́tọ̀ yóò tẹ̀sán wá kọ́ sales so ìgbà tí yóò bá kọ́ gbogbo ẹ̀ ọ̀gá ti tó lówó tiẹ̀ ẹ̀wọ̀n kẹ́ ọ̀rẹ́ kò sàn sọ̀lá náà. naam gambling ni forex tẹ́tẹ́ ni forex so tẹ́tẹ́ ni kí ẹ máa ṣe forex ọ̀yí so àti yàtọ̀ sí tẹ́tẹ́ ni ó tún kó ìmọ̀ ìra owó lọ́nà tí ó tọ́ ó kó sínú oye torí pé láwọn mọ́jẹ̀mútà nẹ́bí sallallahu alaihi wasallam tó fi sọ fún wa pé tí ẹ bá fẹ́ exchange owó òun ni pé fa idha ikhtalafat hadhihi al-ashya' fabi'u kayfa shi'tum idha kanat yadan bi yadin ní pé ta ó gbọ́dọ̀ jẹ́ pé at that moment náà là á exchange kí ṣe pé mọ́ èmi ó fún ọ lónìí tó bá dọ̀la ìwọ wa ṣe kí ni ìwọ sì wá kó wá padà ilé ìpọ̀nù forex gan oye bákan náà gambling pé yóò lọ sókè yóò lọ sókè yóò lọ sókè yóò lọ sókè tí mi ń lọlẹ̀ jẹ́lómi jẹ́lómi gbàbẹ̀ kú oye tí tátàtà kì ń gbé tí ń gbàbẹ̀ kú èyí tó wá burúkú jù ní bitcoin wallahi tẹ́tẹ́ gbà ní bitcoin so currency tí ó rí táwọn èèyàn ń parọ́ fúnra wọn so Eh, pyramid scheme ní eh, bitcoin ponzi scheme ní pé ká tà fọ́dẹ̀ míì tóun náà rò pé yóò padà ga tó rò pé yóò padà di nǹkan tó ga currency tí ò ní value reality so currency tí ò tí ò ń ṣe rí currency reality so àṣírí kan tó wá tún pa bitcoin yìí ni pé in tó wà parẹ̀ ni pé bí ìgbà fáwọn kankan fẹ́ máa kákàfẹ́ máa raise bí ní sókè àkàwà sọ 10 di 1 million àwọn kákàfẹ́ máa ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ ní owó tánfẹ́ tálẹ̀ máa fi ṣe bẹ́ẹ̀ ó hàn pé ó hàn pé lè ń ṣẹlẹ̀ nú bitcoin dáadáa ó hàn dáadáa pé lè ń ṣẹlẹ̀ nú bitcoin dáadáa pé àwọn káwọn kákàfẹ́ máa fi o perception pé owó yẹn ó rí ni whereas kò rí ni ẹwà àwọn èèyàn tán ẹwà àwọn èèyàn tán lùzì ó pọ̀jù àwọn èèyàn tán gẹ̀ẹ́nì lọ ó times 10 ó times 100 àwọn èèyàn tán gẹ̀ẹ́nì lọ ẹwọ́ dúró àwọn crypto tó ti fọ́ọ̀lù ẹwọ́ gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ń tà àwọn èèyàn jẹ́ so scam ni tẹ́tẹ́ ni bitcoin kìí ṣe currency ok gbóná ti ń nà ẹ sọ platform ẹ̀yọ̀ kan tó gba bitcoin fún mi so wọ́n ní kò sí kò sí currency kan tó bá tún fẹ́ náà náà ó sì ẹ̀tún ṣe kí ó sì ẹ̀tún mine náà ni àbí so gbogbo àwọn kìíní yìí ẹ̀tànjẹ́ ni èyẹ́kẹ̀ẹ́ torí pé in tán pè lówó owó èyàn máa fẹ́ exchange fún nǹkan tó wà more valuable ni but bitcoin òun máa ń rà látara pé òun expect kó òun náà ṣe kíni òun náà wà more valuable ó wà padà ta òun ni kìí ṣe tán máa ń fowó sí nìyẹn so òpònúmì tó bá wá tó bá ju ti èyàn lọ lè yóò ta fún so that òun ó padà ṣe kíni òun ó padà ṣe kíni òun ó padà forí gbá gbogbo ẹ̀ so ponzi scheme ni eléyìí ń ta fẹ́ lè pé à ah, yóò dówó lálá o tó bá dọ̀lá orí ráìsì o so ló dọ̀lá lórí ráìsì o so yóò wọ́n fọ́lù wọ́n fọ́lù so ó <laughs> ráìsì ló ń fẹ́ tà ọdún ọdún ló sí ní torí pé in tó bá yẹ pé value tí ó bring ni pé kó padà ráìsì ni pé value tí ó bring torí gbogbo ṣe rí pẹ̀lú stock ni ọ̀dọ̀ stock ní àwọn àlàyé ń tẹ̀ tó ń fi yàtọ̀ tó wáyé pé in tí ó padà bí ni pé kéèyàn yóò padà ráìsì ni èyàn fi ń rà so irú nǹkan báyìí wọ́n yẹ pé n currency náà kò jẹ́ kìí ṣe currency náà but yí tán tàwọn èèyàn reality bitcoin ni pé gambling number one tẹ́tẹ́ ni number two ni pé ìjẹ owó lọ́nà àìtọ́ ni number three ni pé in tí ò tún wá ọgọ́rọ̀rù wà ń bẹ ìtànjẹ wà ń bẹ owó ni owó ni wọ́n mọ̀ pé fáwọn èèyàn pé owó ló ní lọ́wọ́ but owó kọ́ owó kọ́ ní nǹkan tó ní lọ́wọ́ in tó wọ́n expect pé yóò padà rise tí wọ́n náà padà ta ní nǹkan tó ní lọ tó tó bá jẹ́ owó ni ok ibo ló ti fẹ́ rí ná so ibo ló ti fẹ́ rí ná ok ah no no no no pé àwọn tìbá àwọn owó mi náà àwọn owó mi náà wà tí wọ́n yìí ná owó olùbọ́lùmọ̀ tí wọ́n yìí ná ní particular place tí wọ́n yìí náà kódà bó jẹ́ time ibo náà ti ń ná time òrìfókó ẹ̀yẹ́ máa ń fẹ́ time mú sanwó gẹ́fọ́lọ̀ kàdà ń gbà mí ah, kò sí kìíní ò sẹ́ gbà káàdì so value ni but kí ló what bitcoin so látara pé wọ́n họ́dẹ̀ kó bá fi ní value ni so but wọn ò ní sọ àkíkọ̀ rẹ̀ fáwọn èèyàn so forex bọ́n náà sí ní ìmọ̀ gambling wà ń gambling so ìmọ̀ gambo wà ń bẹ ẹlẹ́kejì ìmọ̀ exchange owó lọ́nà tí ṣẹ̀rí ò bá mọ́ wà so wallahu alam ẹ jẹ́ ká dúró báyìí subhanaka wa hamdika ashhadu